وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه بل هي وصيته للأولين والآخرين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام تحزبت أزواج رسول الله صلى الله عليه وسلم عليه يسألنه زيادة في النفقة ويسألنه ما قد تيقن أنه ليس عنده فغضب رسول الله صلى الله عليه وسلم لأنه قد اضطر إلى العلاج الثالث لكن أبدا أبدا لن يحصل هذا منه فالعلاج الأول الوعم للمرأة إذا بدا منها ما ينقص من حالها صبر رسول الله صلى الله عليه وسلم بهن فواضهن ثم اعتزلهن وهذا هو العلاج الثاني اعتزلهن شهرا فلما اعتزلهن شهرا أنزل الله سبحانه وتعالى آية التخيير لأن رسول الله صلى الله عليه وسلم تحمل آذاهن وتحمل تحذبهن عليه وتحمل إتعابهن إياه وترك العلاج الثالث الذي لا ينجو من تركه إلا الأقلاء من الرجال بل الرسول أولهم بل الرسول أفضلهم والعلاج الثالث الضرب فتركه رسول الله صلى الله عليه وسلم وربنا سبحانه وتعالى جازاه على هذا التحمل وهذا الصبر ثم أنزل عليه قوله تعالى يا نساء النبي إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين فتعالين أي أقبلنا بإرادتهن فإن الأصل في التعال الصعود حقا فرما بعض سواء المسلمين أن ترى لكي كرات غريفان النبي صلى الله عليه وسلم أن ترى بركة ما جاك يفوقها الله بان سلكون كيان النبي وبان سلكون لاري أتي أورالي النبي وأتي الصحابة كي أوانا بلا متوقع بلوى النبي صلى الله عليه وسلم لجبل الكيامة àmì ọba dẹ́dà nínú ọ̀dà nílùú kẹsí rẹ̀ kó jẹ́ àwọ̀ àmì tí ó bẹ̀rù rẹ̀ níbẹ̀rù tòótọ́ tí ó sì wá láǹfààní ní gbangba láyé bí tí ó tún sí wá láǹfààní ní kọ̀rọ̀ nínú sàárè wa tí ó tún wá sí wá láǹfààní ní pápá ìgbà ìdàjọ́ níjọba ìkíyàmà ayatu tahir aya ẹ̀mẹ́ tó bá wìn sí allọ́sọ̀ àtàlá sọ̀kalẹ̀ fún àníbìsọ̀sọ́lám kí ló fà á sí àníbìsọ̀lọ́wọ́ àníwọ̀sọ́lám tó fi bẹ̀rẹ̀ pẹ̀lú yàwó Aisha àbọ́m̀bẹ̀ kí ni yàwó Aisha fi dá nàbì lóhun àbọ́m̀bẹ̀ kí ni ayatu tahiri òun látúnì jẹjọ́ يا أيها النبي كل أزواجك Ànábì sọ fáwọn ìyàwó rẹ̀ tẹ́ bá jẹ́ pé ayé lẹ bá ń fẹ́ ẹmù fọ́tà àlẹ́yìn ẹ̀bọ́sìn pẹ̀lú èròǹgbà ti ẹmù kápá ayé mú ẹ̀bọ́sìn àkbínà bí ìrọ̀dàtìhìn ṣùgbọ́n tẹ́ bá máyé yìí máa fún yí mutu umarti ìkún mútàtà tọ́lák máa tún fún yí kí náà ń fẹ́ ni mútàtà tọ́lák jẹ máa àmú àwọn ẹ̀kọ́ níbi ìsẹ̀mí ànìyàn káwọ̀ bá ẹ máa wo ìkọrẹ ni o a ń pè nǹkan ní mútàtà tọ́lák ni ìrànlọ́wọ́ fóbè tá a bá kọ̀ lẹ̀ àpọ̀tán tó fẹ́ máa lọ hmm, nínú islamu tó bá jẹ́ obìnrin ọkọ rẹ̀ tí ìwọlé tọ́ tó fi kọ́ àbíkẹ̀ tí ìfúnnísọ̀dáàkí tó fi kọ́ dandani indalijubuhu dandani 99% lọ tó bá jẹ́ pé obìnrin tó ti wà pẹ̀lú èèyàn tipẹ́tipẹ́ ni a ti o ti ń sẹ́mì pẹ̀lú èèyàn o ti bí magan àtiwájú tó wá àdígbàjọ lè wá kọ̀ èèyàn méjì ni o èèyàn maka ni o ẹ̀mọ́rún ni o mújátù tọ́láàk mustahabba ni ọmọ wá jẹ́ ni kéèyàn ó ṣe bẹ́ẹ̀ láti fi wójú rí tó wá bara la ilaha illallah ẹwù bá ṣe ń kọ́ra wa mọ́ mọ́ bíra nígbà mí pé sí islamu tánàbí mú wà lásìísí yọ́ra ìbòjú ìborí yọ́ra wa sọ́kan bí ìgbà tẹ́yẹ̀ sọ wípé sẹ́bọ́ ti kú mi gbogbo bọ́lọ ń dandan lórí obìnrin tí yóò tí tí fi kọ̀ àbẹ́yẹ̀ márùn tí a fi kọ́ yóò ma jẹ́ mustahabu jẹmọ́ ìta ló wa wọ́n so ń tọ̀ tí ó kọ obìnrin ilẹ̀ ìbádẹ̀ wá rí màrí padà tí kọ gbà ọwá rí màrí ọwá mẹ́ntọ́fẹ́ ìjọ ni ó ti mútọ̀ lọ́ta fi ó gbogbo tó sì tí

ìwà kọ́yìn ní kíkọ̀tọ̀ dáa tí wọ́n bá ní tọ̀láàkù kọ̀láburú kankan ju aburú kan lọ wọ́n ní kíra burú ọ̀hún o náà ní pín àti wọ́n bá kọra wọn ẹ lọ wọ́n dáadáa àti tí wọ́n bá ń parọ́ mú èfẹ́ dáadọ́ ṣẹlẹ̀ sí bàjẹ́ àbí kóhùn orí pẹ̀lẹ́ ìdáàbù bẹ́ẹ̀ lóbi náà ma wòwó pé kó sì marí ẹlòmí kọmọ̀rọ̀ bẹbí wọ́n mọ̀ pé àwọn ògbójẹ́ ṣùgbọ́n kò wà sí kó pẹ́ ah, kẹ́yí ó lè máa mọ̀ wípé ọyàn jẹ bí ó sì máa wà lẹ́bí sọ ya a sì sọ wípé tí a bá mú ayé ìtọ́lọ̀ lówó sílẹ̀ tí a bá mú ọba dẹ́dà àtànẹ́bì ohun àtàlìkíámà àà in tọ́ pọ̀lú ọba dẹ́dà ti pèsè ilẹ̀ fún gbogbo daadaa gbogbo olùsí dáadáa ni nítorí wípé ó ti pẹ́ tí wọ́n ń sọ fọ́pọ̀lọ̀ pé méjì lómi ọ̀pọ̀lọ́ọ̀gbà òun máa ń wò pé wáyá ìgbà tó bá dìyà lẹ́ta tó mi bára lọ́wọ́rọ́lọ́wọ́ ọ̀sán ó ṣe bí ní wí àbíjọ́ bóòdé nú omi tí wá ń ṣe lọ àwọn táwọn ṣe súnà ọmọ àwọn ẹ̀ṣẹ̀ ṣe wọ́n ṣe gbí omi kanẹ́tẹ́ tí wọ́n èrò àmàlà wọ́n ń sọ wá ń o méjì lómi o kò sí láíláí kò lè mọ̀ pé méjì lọ́kùnrin láyéláyé omi ò lè mọ̀ inú mú bàbá wa máa sọ pé bóbi ọ̀bà tẹ́lẹ̀ ọkọ méjì wò kèémé ń tọ́sán a jẹ́ wípé tó bèé bá wá wà pẹ̀lọ́kún ikẹ pẹ̀lú àdámọ́ yẹn ó bèé dáadáa nù ah, ẹwọ bọ́lọ̀n sí ándú àwọn ìyàwó ìsàsálàm kí ló fà á tọ́lọ̀ òfin bá mẹ̀bíwì ní tiẹ̀ nítorí pé n tó fi pàdé n tí a gbé wá ọtọ́ sí kọ́lọ̀ ọkọ̀mpresétẹ̀ kí nìdí agbára tọ́lọ̀ ń fún ọkùnrin láti fi túnyàwó rẹ̀ ṣe ìlàjù yẹn mẹ́ta ni ìlàjù àkọ́kọ́ oníwáàsì tóbi bá ti bẹ̀rẹ̀ àwọn àwà tí ń pin ọkọ̀ lẹ́mì kọmọ yálà ìgbéyàn fún ní òtó kò fi sọ nǹkan mí ṣùgbọ́n ọba náà náà pé nígbà ara bá ní ọ ó èyí sì ń fi gbogbo bọ́lọ̀ fún tó ń bá lò abóbìnrin bẹ̀rẹ̀ àwọn ọ̀wà kan kéyàn káyàwó rẹ̀ pé lọ bí birthday wọ́n ni ẹn yẹ́mi sí àwọn láti primary school náà ti ń bọ́rí àwọn ọbọ̀ ohun ọ̀dẹ̀lé fílẹ̀ o ní tẹ́ bá fẹ́ ṣe ní ẹṣẹ́ àwọn obìnrin ní tí ó fi máa tẹ́ẹ̀tì èèyàn tí ò ní ṣe wú ìtà tí ló yóò sì ní ẹgbùn nígbọ̀ wá ń sọ pé yẹ́mi sí ẹgbọ́ para yí bọ̀ kí ó tọ̀ fẹ́ gbẹ̀rẹ̀ yẹ́mi sí sáàdì bọ́ọ̀dà kọ́ mọ́ wùlẹ̀ kún lé wọn tí ọwọ́ fèmì sí àwọn ọwọ́ amẹ́sẹ̀ sọ́ọ́ta kóbìnrin ọmọ pọ̀pọ̀ òun yanú kọ máa dáná sáré wọ́n fi aago sálàmù ó tún pé padà sí 6:30 láti 4:30 àfáwà dájí alifájàrí yọ ní 5:48 bí táìmì àfáwà jí ní 5:50 yẹn wókè wọ́n wulẹ̀

èèyàn lè já obìnrin lè mọ̀ pé tí ó dùn ọkọ òun nù yóò sì fi máa bá lò ìntọ́nà fi ní abẹ́rẹ̀ fún oníwáṣì fa ìdùnhún ṣùgbọ́sẹ́mì àti ìmọ̀ sí wáṣì nítorí pé tí ó lè ṣe wáṣì fún yàwó ó náà lẹ́ni tí yàwó ń wò pé à àwọn ilé ìtànú ọlọ́run mo ní ọkọ lẹ́gbàá tó ti fẹ́ mi ní ìntí ìbá wáṣì dà fàìdòhún wájúrún náà fi mọ̀bọ́jì tí wọ́n bà tó gbọ́ ẹyẹ bùsùn wọn ti ẹwọ́ ma wà náàbì yàrá ìyàwó rẹ̀ kọ̀ọ̀kan oní ọkọ̀ mọ́sálásí kò sí ní kọ́kànlẹ̀ àgbàtàbá tó umu salama lápàtò kútẹ́ ìlànàbí tó fẹ́ òmù sálámà yàrá rẹ̀ lànàbí tó òmù sálámà sí wà lẹ́rìnbí ọ̀kọ̀ yàrá tuntun fine ọwọ́ ayẹ̀ká bèèrè láti ìjọ ibẹ́ sí wà ní annabi wà ní ọlọ́run lóhun kó sẹ́kù gbogbo tẹ̀fsíìrù là ń bá yí ṣe àwọn alákàtà kìtì tó kún àrin àwa mùsùlùmí náà tí wọ́n máa bínú àwọn ẹlẹ́sìn kejì àwọn ohun ẹlẹ́sìn kejì rẹ̀ láti dọ́dọ́ tó ti gbẹ́ ìṣàmìsì ló jìṣẹ́ kọ̀sẹ́sì kankan ní tí ó ń pẹ́ ẹ̀sìn tàà mọ̀ sánmà tàà yọnú àjọ ń lọ yídì àjọ ń gbáwẹ̀ wọ́n sì máa sọ fún a wípé ẹ̀ mélòó mélòó babaláwo tí ó sàjú mọ́mù wà nìjẹ̀ náà hmm. ẹ̀ sájì àwúwà rẹ̀ yóò bá gan kò tán ọlọ́run anábì sallallahu alaihi wasallam ọwà pẹ̀lọ́rùn ìyàwó rẹ̀ nígbà tó di wípé ìlàjù ẹlẹ́ẹ̀kejì dé èèyàn gbọ́dọ̀ yẹra fóbìnrin tí ọba gbọ́ ẹni sútì ẹni fọ́nsí inú ilé òní dùn pẹ̀láyàtẹ̀ ẹni mínú ẹ̀dùn níbo lànàbí wa ń gbé yàrá kan ìyàwó kan yàrá kan ìyàwó kan tí ó شهرا كاملا تسعة وعشرين يوما 29 days nígbà ànàbí ń gbé ẹmọ ìwọ̀n náà ànàbí fẹ́ lo ìlàjù ẹlẹ́ẹ̀kejì ìlàjù ẹlẹ́ẹ̀kejì ìlàjù ní ìwòsàn ẹ̀kejì ìwòsàn àkọ́kọ́ wá sí ìwòsàn ẹ̀kejì ní kéyìn ọyẹra pẹ̀lú ìyàn lódì ẹmẹ́jọ sọ̀pọ̀ ẹwàjọ mọ́ sọ́tẹ̀lẹ́ tó ráwọ̀ èèyàn máa ń béèrè lórí mọ́sálàì ṣùgbọ́n kìí ṣe tó ṣe yanjú ní kí ni o ní kọyakọya báyìí sọ́kùnrin máa ní yàrá lọ́tọ̀ kọ́dà kò ní ju kan lọ masala muhimma ẹwọ bá nàbí ṣe ń gbé kọ̀dà yàrá ní obè lóde níbù ní gbé fún 29 days wà kana yaskunu fi ghurfatin saghiratin aliyatin ìdámbìl masjid bí ìstọ̀ kékeré lókè mẹ́sàlásí kápò mẹ́sàlásí ní káwọn ní ọwọ́ kèrè báyìí kápò ọwọ́ sàlẹ̀ níbi bí ilẹ̀ sí rí ibẹ̀ ni yàrá tó tó kò ń wà ibẹ̀ lànàbí wà ń lọ gbé kí ni máa ṣe ń bẹ̀ ìdàjá àwọ́tù sọ́lá tásìkòrò bá ti tó yóò gbọ̀nbẹ̀ lọ ní táìmù tó bá wà mẹ́ yóò wà sọ̀kalẹ̀ yóò kírun fáwọn mùsùlùmí onítẹ́nìyàn kan sọ̀rọ̀ bẹ̀lúgbẹ́nì fọ́mọ̀ interrogated yóò tó padà bẹ́ẹ̀ ànábì wa wà báhùn fún odidi oṣù kan tó jẹ́ 29 days ọba dẹ́dọ̀ ó sì fèsì ìyá sì ń di ànábì rẹ̀ lórí pé ohun ọ̀fẹ́ kọ sí ọlọ́run lára àwọn ìyàwó ọwọ́ mú nǹkan ìmára in tó yẹ kó jẹ́ ìlàjú ẹlẹ́ẹ̀kẹta ọlọ́ni ẹ̀nà wọn ọ̀rọ̀ nínú àti sàlàyé in tí ó mú yẹ̀nà obe o ní pé nínà yẹ yóò ọ̀pọ̀ mọ́kọ̀ ní tí yóò sọ pé mọ́kọ̀ nínà ni ó wà rọ́pò rẹ̀ kèsí ìnẹ́nẹ́ tí ó tẹ̀kí ni tí ó tún hàn sàlàyé díẹ̀ nígbàtí adébì ń tọ́jọ báwọn ọwọ́ ajẹ́pọ̀ lọ forí pẹ̀lú kí ni o pẹ̀lú ìmàmú ìmà dágbénú yàrá kan kókósókó bí ìmàgbénú stọ̀ annabi wa ní o tọ́rọ sí gbogbo ayé ìwà a máa gbébẹ̀ kẹwà ṣejọ́ kìíní kèé ẹjọ́ tí àáfàá mú lọ́wọ́ dìísìn ni pé ẹlẹ́ àfojú náà kò súnjẹ máa nọlé kò sọ̀rọ̀ sí án kò dà sí ẹlẹ́ à ọwọ́ pọ́fojú náà àjú àkọ́kọ́ iná ojú tí wọ́n fi nà náà ó ti dára jẹ fún ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́wọ́ ẹ̀kan

fún 29 days ọba dọ́dà wá ń dákẹ́ lórí àlàmẹ́rin ìgbà tí ó wà fèsì àkọ́ sọ wípé ẹmú kanú méjì kèé ṣe pé ọlọ́ọ̀bá dẹ́dà ó fi gbò wọ́n sí o lótìtọ́ ìyàwó iṣẹ́ ìmọ̀ ìwé mọ́ ọlọ́run níjọ́ kan ní kẹ́kẹ́ ṣẹlẹ̀ ìtàn kálẹ̀dẹ̀lẹ̀ إني أرى ربك ها يسارع لك في هواك أما هو بي أمي تمي أتيك تافي جاري وني أه أنا بي أه الله أنت ما na أن يجو ti bi in ti bẹ̀m̀bẹ̀ ní òkè kékeré kọ́ ìmọ̀ bá nàbí ìjókò pọ̀ ìwà rẹ̀ ìfojú báyìí ikúkú bẹ̀nú àwọn èèyàn tó jẹ́ wípé in tí ó jẹ́ wọ́n pọ̀ wọn ní sọ̀hábí ní pé wọ́n rí ànàbí wọ́n ìsìgbà sọ́mọ́tẹ̀ yà ànàbí inú wọn ni Abu Muslim al-Khawlani inú wọn ni yawa ó kọ̀ ìgbẹ̀ni Abdullahi ibn Thawb rahimahullah tabi'iyyun jali tí a bá ní annabi Ibrahim wọ́n sọ sí inú ọ̀nà lóòyẹ̀ báyìí tọ́lọ ń sọ pé iná ni ọmọ jò wọ́n ṣe bẹ́ẹ̀ fọ́ ẹni iná ní Yaman Ànábì sallallahu alaihi wasallam síse sí sí ò lé bá hmm, nítorí pé òun náà ni jíjí tí gbogbo wá fẹ́ wò Awambo, ẹnìkan tún ní ńgbàtà nẹ̀bí lè máa súnú yàkó tó kó fún 29 ìbọ̀ tí ọlọ́n fẹ́ fèsì náà bọ́lọ́n ṣe fèsì náà ṣe díẹ̀ ṣe ànàbí náà wà sáṣe jù kékeré kan wọ́n ní kílà ṣe jù ọ̀run wọ́n ní ṣe bí nú ìdàjọ́ tó lọ sọpọ́lọ́ ń sọ fún wa ni pé alẹ́hajiru salasatu ayyami bá ju three days lọ ẹ̀sì pẹ́lẹ̀ bí wọ́n bìnú jù àkúsájọ́ wọ́n ìrìnà ilé àpalọ́tẹ̀ àwọn lọ afẹ́ẹ̀sì sọ́rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn wa ọ̀rọ̀ ọmọ ní anábì ṣe kíni ó ní ìntánàbí náà ṣe fún ọ̀nà èyí ọ̀yá tírì tí wọ́n wá kí tó ń pè ní ìjọ tí èyàn fi máa ń yòdì fi times 9 kí ni ó fà ó ní 27 méjì yòókù wá ń kọ́ mọ́ríyà tó ń jẹ́rú jọ náà lára ìyàwó rẹ̀ wà á ní pín tá a bá pín fúta ní o ọmọlúwàdì fún ẹfò níjọ méjì ẹ sí 2 ma 27 kí ni ó fà wá ó ń kálukú wá mú 3 days ìtẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ 3 days ìtẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ 3 days ìtẹ́ èyí tó lélẹ̀ wọ́n fún ẹ̀ tí kò gbé wọn صلوات ربه وسلامه عليه أتنبه النبي صلى الله عليه وسلم ìgbàtí ayà ìṣọ̀kalẹ̀ bẹ́dàá bí àìṣà ìyàwó àìṣà ló ti bẹ̀rẹ̀ kí ló dé ó ní ya àìṣà inni dákìrùn lákì amúrùn fàlá àlẹ́ìkì allá tààjálì muskila nìyẹn nínú tàbírù nínú èdè lárúbáwá <laughs> eh, la ilaha illallah a ń pè kíníkà ní nafiu nafi nafiu nafi mada yufid a ni nafiu nafi yufidu li isbat káfí nǹkan tàà fẹ́ fi kọǹkan tó fi kọǹkan in tó fẹ́ ṣẹlẹ̀ ni pé nǹkan kan bẹ tó rí bẹ́ẹ̀ mọ́jálè mọ́jìnwó gí ọlọ́ kí ni mọ́jìnwó ọlọ́ yẹn tí o in ka pàmọ́ àbí in tí ń sọ wípé ọba jálè wó gí ọlọ́ mo fẹ́ sọ̀rọ̀ kan fún rẹ̀ Aisha sọ̀rẹ̀ o akụkọ Allah ta'jali naflu náà a jẹ́ pé naflu naflu ìfìbátún ìtumẹ̀ ní wípé ma sọ̀rọ̀ kan fún ọ Aisha bẹ́yà sí sọ̀kalẹ̀ kan àmìdí ti gbọ́n tí ẹ ó sì gbọ́yé ní ọgbọ́n náà ni a sọ̀kalẹ̀ kan wọ́n sì dojú ọkọ̀ àwọn ìyàwó rẹ̀ inú fi jẹ́ wípé èèmọ̀ ń bẹnú ẹ̀sìn nípa ẹ̀kọ́ ẹ̀sìn àwọn àbí láàrin kí wọ́n fi ànàbílẹ̀ wọ́n múra wọn táa bá ti mú ẹlẹ́ẹ̀kejì àwọn àdájọ́ bí mẹ́jọ kò tó jáde àbọ́m̀bì ọ̀rọ̀ olétẹ̀ rẹ̀ àti ìṣùmọ́bẹ̀ tí wọ́n bá lè sọ fún ìyàwó rẹ̀ wípé umu pẹ̀lú bí mo ń àgúntúnrí nínú òtútù in tí ó bà fi máa wáṣẹ́ ní rẹ̀ pé mo bọ̀ sí ní kó ìyàwó lẹ́dẹ̀ ní ó lè máa lọ àtẹ́rítà ìmú nínú ẹ̀sìn sọ́kùnrin yẹn ti gbétọ̀ láàkù tọ́lọ ń gbélé lọ́tọ́ ti gbélé ìyàwó ẹlọ pẹ̀lú gbélò àǹtí bọ̀ ní Ànábì sallallahu alaihi wasallam ọmọbẹ̀rẹ̀ pẹ̀lú ìyàwó Aisha kí ló dé dé ìbẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ ó ní ìsìfẹ́kọ́ ọ̀kanjú Hatta tẹ̀ṣìírí abàwẹ́ ikí tó fi lọ gbàmọ̀ràn lọ́dọ̀ fi bàbá àti màmá rẹ̀ kí lọ́fà àwọn apákan sọ wípé àánú ìlógbí ànìyàn nítorí pé ríwáyà ní ìwọ́n tó jẹ́ ìwáyà ṣáìnà ó ní pàkọ̀dì bọ́dà àbí ìlú ìdáta ti sí ní èmìlànà bí ti bẹ̀rẹ̀ nítorí pé mi mo kéré láàrin àwọn ìyàwó rẹ̀ kíkéré ìyẹn kọ́ mọ́ lọ rẹ̀ wò pé ọgbọ́n mi ò ní gbé tí ń ṣẹlẹ̀ ọwá bẹ̀rẹ̀ pẹ̀lú mi kí n lè fi ọgbọ́n ti bàbá àti o le lè jẹ́kọ̀ fún àyòkú lọ́dún kẹsàn-án tí Ànábì sallallahu alaihi wasallama tó débò to de. Madina nígbà tánà bí papòdà 18 years ni yàwó fine 18 years ọwáì bí ọmọ ọdún mẹ́jọ tí mẹ́tàrà ní àti wálé àlúsàrásálám ọdún tí ṣẹlẹ̀ ìwá ṣẹlẹ̀ ọjọ́ ọdún kẹsàn tánà bí ti Madina tàbá mú 7 àti 8 tàbá papọ̀ kí ni ó fún wa yóò fún wa ní 17 ọkọ̀ ọdún kan sí tánà kí ọlọ́ọ̀yọ̀nda fúnyàn láti kọ ìyàwó rẹ̀ tí ó bá ti mú ọlọ́ àti ànábì kéèyàn wá máa wọ́ọ̀nà tí ó ní gbájì orí bẹ̀ ẹni rẹ̀ nìyẹn alìsàsálàmù ẹmú kanú méjì àdìbíbàkà ayà ń fún yẹwọ́ṣẹ̀ ní ah, ojú ẹsẹ̀ àfíkà àtẹ̀ṣírù àbàwáyí ẹ́ annabi táa bá ń yọ̀ táa ń jọ wúnú lè rẹ tọ́rọ wá débi ó dédú èyí mú nǹkan mi tàbí ọmọ nàbí mi sí ìwò ní wà lọ́rẹ̀ ìgbàmọ̀nà sí lọ́dún àwọn òbí mi balẹ̀ tààrù wọ́n tàbí lọ́wà wọ̀rọ̀súra wọ̀dárò láàkọrọ̀ mọ̀mọ́nà mọ̀mọ́nà bí musulmù tọ́lọ̀ ń sílẹ̀ fún gbogbo ẹni tẹ́ lálìkìyàmá ẹ máa wè mọ́ lọ́n ìfihàn wípé èmànìyàwó Aisha ní ọpọlọ èmànìwọ́n ìwọ̀n àwọn obìnrin wọ́n tó lẹ́yìn wọn ni kóbìnrin ọlọ́pọlọ ọgbọ́n kó yíó yẹ pín nǹkankan bẹ tọ́lọ ń fi jù wọn lọ ó ju ọpọlọ obìnrin lọ gbóbìnrin sí ọlọ́pọlọ tó ẹ̀yìn àkọ́rà ìyàlẹ́gbẹ́ à sẹ́ẹ̀mọ̀ pé àwọn èèyàn kan bẹ tọ́lọ ń fi obìnrin ó làákáyè tí wọ́n àwọn náà bùkátà wọ́n fi làákáyè bóbìnrin yẹn lù tí nǹkan bá ṣẹlẹ̀ ní ọ́fíìsì wọn yóò wà gbámọ̀ràn pẹ̀lú ìyàwó ọpọlọ ńlá sì níyàwó irú ẹni ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún àìmá jáyé ọmọ bí a ti ń gbọgbọ́n nítorí wípé ọlọ́run pé kí tí ó rí bẹ́ẹ̀ ní ẹyọkanú 1 mílíọ̀nù wọ́n ti parí ọ̀rọ̀ sí nǹkan nǹkan gbá ọ̀rọ̀ ọ̀dá yọ́ ìyẹjú ẹgbẹ́ ìfiló lórí ìntọ́ yọ́ lọ́bànà èyí aṣòbí ìní darí wá nù ọyẹ kàbìlàká ìpọ̀rọ̀ wa ìyàwó ìṣà ní ọpọlọ tó kọjá ìròyìn ah, àádọ́ ogboro wá àsìálùkì èmi náà fẹ́ gbàǹkà lọ́wọ́ rẹ̀ ànẹ́bí alàtúkbìrọ̀ mura'atan min nisa'ika bí maktab ọ gbọ́dọ̀ sọ fún kẹ̀kẹ́ nínú àwọn ìyàwó rẹ̀ pé ìwọ ni mo mú o torí ó sọ gbogbo wa lọ́lọ́ máa káyà ìfún kọ̀ọ̀kan àwọn àfáà ní ẹgbó mẹ́ almar'atu alikamilatu ra'yi wal aql qad تحملها الغير على ما لا يليق بحالها bóbìnrin ó ṣe ní ọpọlọ tó tí ìjòwú bá mú obìnrin yóò sì padà hùwà tí ó dí ìjọpọlọ yẹn kù lójú ẹsẹ̀ gbogbo ọmọkọ̀ gbogbo ìṣẹ́rí ọlọ́pọlọ tó owú ju ọpọlọ obìnrin lọ àfi kí n tí ń sẹ́bẹ̀ ń kórí bẹ́ẹ̀ owú èdìdí ni tọ́lọ̀ máa fi di obìnrin lójú àwọn tó ti wá fún mọ́rẹ̀ rí wọ́n mọ̀ wá pé à kúmù ẹ̀sìsẹ̀ sùúrù ilé tẹ́ sùúrù kọ́ntẹ̀rù lọ́tẹ̀ ẹ̀bẹ́ ọmọdáru ní àwọn ẹ̀sì sùúrù síbẹ̀ ilẹ̀ bẹ́mi sọ̀rọ̀ tó lẹ́nà lọ́wọ́ ilé yàtọ̀ sí ní ọ kò ní gbọ́ torí ọ̀rẹ́ mi súnmọ́ mi tímátímá wọ́n wọ́n ròyìn ìyàwó wọn fún mi pé ah, ìyẹ̀ dáadáa ni a sì dọ́rọ́ ní àwùkọ́ ń gba kíkẹ́ náà mọ́ ní ìsàmú ní ọmọ ọ̀sọ́bá mọ́ sí ẹrúbìnrin tó dáa jù òun lóbin tó fọkọ ẹ̀sàyé lọ nígbàtọ́kọ ètí ìmọ̀ ètí ó bẹ tẹ́mì rí òsìsí ń bí ìyàwó méjì tíyàwó ń wá kú tó fi ìyànlẹ̀ ó tó dáa jù ìrásìrí rẹ̀ wọ́n mẹ́rí ọ̀rọ̀ ẹ̀yìn ìgbà mórí pé wọ́n ti mú àmẹ́yìn kan jáde mẹ́ rọ́ìrọ̀ owó ń pé ọkọ̀ wa lọ́jà tánà ìsì fẹ́ nǹkankan jù kó jẹ́mẹ̀ nìkan lọ àkóṣe ní rí bẹ́ ìyá wa Hafsọ ọmọ bọ́sàsá sọ̀rọ̀ ó wà lógún kan ìyàwó ìṣà ó tí ó fa àníbí ẹ̀kọ́ ti máa bẹ́mi náà sọ̀rọ̀ mọ́ láìkí rọ̀rọ̀ bí ṣe ráyẹ̀ pẹ̀lú hapsoi ọ̀rọ̀ ipọ̀ àbánàbí ọ̀fẹ́ mọ́ bẹ́mi sọ̀rọ̀ tó báyìí mani ìyàwó ìṣà mẹ́ni dítẹ̀ lọ́pẹ̀ farawa ó ní ìsìnkú tó yá tó tó di pé wọ́n tó bùkátà pé wọ́n rìn lọ ìyàwó ìṣà bá lọ bá ìyàwó hapsoi nígbà tó ìgbà míì tí wọ́n tó ń jáde mo fẹ́ nǹkan kó sí nǹkan fẹ́rẹ̀ bí tẹ̀sí ma bá wá sọ̀rọ̀ jí adọ́gbọ́n mọ́ tí ma bọ́ ń kálukú sọ mo fẹ́ kí wọ́n mọ́ bọ̀ níbi haudaji sistemi ilé tí a ma ń gbé sẹ́yìn ẹ̀sìn òní ń pè ní haudaji mo fẹ́ kọ́ mọ́ bọ̀ mi haudaji ni mo wà ní inú títí ọ̀dọ̀ mi ìwọ ló sì wà mẹ́ yóò lè sọ̀rọ̀ kò sí ọlọ́ ah, ìyàwó sọ̀rọ̀ kò sí wà láà torí pé fásitì kankanáà ní nínú ilé ìyàtọ̀ gbàbẹ̀ wọ́n bá bọ́bí sọ́dọ̀ yáṣà ìyàwó ìṣà wà bẹ̀rún nígbàtà ní bọ̀ ọ̀dọ̀ ìyàwó ìṣà lọ́kàn rẹ̀ lọ ọba bọ́ sí ọ̀dọ̀ afṣọ́wọ́rọ̀wà mi alhamdulillah bí mo sí fẹ́kọ́lọ̀ ma bá ń tó lè mi náà rẹ̀ kí o gbí ọjọ́ mọ́ ní a bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìyàwó ìṣà bá bẹ̀rẹ̀ ìbìlú ní ọ̀pẹ́ irú kí pọ̀ fàfúnra mi yóò múnà kẹ́ jù ó kalẹ̀ nígbà ní sì nẹ́sẹ̀ ẹ̀nú ogbó wọ́n wá nẹ̀sẹ̀ ẹ̀nú ogbó wọ́n wá ń bẹ lọ́n pé kákèkè ọ̀tá wọn kákèkè ọ̀tá wọn obìnrin jowú lọ́nu obìnrin kọ́mọ́ tó bèbà jowú lọ kí níyẹn ẹ máa bá mi lọ téèyàn bá dàgbà síyàwó kan yóò ní láàkáyè bọ́lọ̀ sàánú ẹ̀ táwọn èèyàn máa gbọ́gbọ́n lọ́dọ̀ rẹ̀ tí ó sì máa fi sílé ayé ṣùgbọ́n òun ẹ̀rú ni ń bí ọwà kò sì máa kò dí làkáyè làkáyè gidi ó lè fọ́bà àlú làkáyè ó lè fún president làkáyè ṣùgbọ́n kọ́ lòun bẹ́ẹ̀ ṣe ní ẹwú fún tó ń ta àti ó dàrúmọ lọ́wọ́ tó ṣẹ̀jú kẹnulé torí tí wọ́n èmú ti wà àwọn ti jìyà fún tí wọ́n èmú sáájú òun ti kú ọwọ́ báyìí ọmọ ní wùn lẹ́yìn àwọn ọgbọ̀lọgbọ̀ nílẹ̀ àkáyè pọ̀ tẹ́ẹ̀ bá bó ń jẹ ọmọ lẹ́nu ọkùnrin ìyàwó ẹ̀lú fún jẹ mi ọmọdé yìí ò sí ní mẹ́sìn lọ kó lè sorí rẹ̀ pàdé ọba dẹ́dà ẹ̀sìn ni ẹmẹ́jà lú àwambọ̀ Ànábì, párákàrùn bí ọdá ànábì ni, eh? la yas'alni imra'atun إن الله لم لم يبعثني معنفا ولا متعنفا ẹkùn tán sí bẹ̀rẹ̀ rọ̀ ọlọ́rọ̀ gbé mi dìde lẹ́n tó jẹ́ dẹ nǹkan fún yọ wà fòkù fún rẹ̀ O ohun o ohun lè wọ́kọ́ o o èyí gbogbo ti tàbí àwọn ní ẹniwà ṣe lè jù ẹ ń bá níyàwó ẹyọ kan ó sì pé ṣùgbọ́n bá ti níjú ìyàwó kan lọ tí ẹnìkan wá ń dín àtàsí ọlẹ́nu lọ́nà kó lè jẹ́ pọ́dọ̀ rẹ̀ lọ́ọ̀mà ni tọ́bẹ̀ tẹ̀lé tọ́bá ti kú àti ìkólókù kí lẹ̀ rí wa ẹbí wí sí bá ó ti mú ànábì oríkọ́ méjì káwọn obìnrin yòókù kọ́nàbí kọ́mọ̀sọ́fà obìnrin yòókù o tí ìyàwó ìṣàpá sọpá un níbo ní ń tànàbí lọ wọ́n ń tẹ́ lọ nú kọ̀rọ̀ látà rẹ̀ ó di ti a nìkan ó fẹ́ ránkó ní o ó fẹ́ fọ́ tẹ̀mú ní o lọ́nà wo nígbà ọlọ́run sọ pé lọ ọmọ sọ fún wọn tó lọ bá bínú pẹ̀lá ọlọ́wọ́ ní ǹkọ̀wọ́ ṣùgbọ́n ìwọ ní ọlọ́mọ́ sọ méjì fún wọn ìwọ wá ń kọ́ èmi pé kí n fúnlẹ̀ mọ́ wọn wọ́n mọ́ mẹ́ ìtọ́jẹ̀ sí bọ́ fẹ́ kọ̀ ìní jẹmọ́ ẹ̀sẹ̀ rí bá ṣe ń sọ mọ́sálásí àgbọ́ o wàlá ìgbè ṣe orí kẹ̀kẹ́ ni wọ́n fi lọ́yìn ṣe bàbá wọn làkẹ́ ìpọ̀ wọ́n gbogbo olé tó bèèrè bá ti ń kígbe àtótó arére igi arére ní ohun bẹ̀kẹ́ normally àtótó arére wọ́n èfihàn obìnrin látàrí ọjọ́ wa ọba bùkátà àti gbogbo olù sí gbẹ́gànlú láàárọ̀ ọ̀la ọjà ọba

ẹn tí ó bèé mú pọ̀pẹ̀ òwúrẹ ọba ló òwúrẹ o a jẹ́ kí agbára ní gbọ́nà àtọ́tù ààrẹ rẹ̀ ilé tí èyàn bá ti wọ̀ àtẹ́ẹ̀fọ́ mẹ́mbẹ̀ afẹ́sì ah mọ́mí wọ́n bú wọn ní báyìí ni ẹ sọ ah bá ni ṣùgbọ́n ẹkù oríire tẹ́ẹ̀kù gan tẹ́ẹ̀bá mi nǹkan kò lè yẹjú torí bí bẹ́bẹ̀ kò sí tí ó wì ọ̀yá tẹ́ẹ̀bá tún èso gbóló lẹ́yìn ìgbà náà èèyàn kú ẹ̀sì sọ́ra bẹ́ẹ̀ bá ní yáyàwó tí ń fàyìn lójú mara tí wá ń sọ fún yín wípé tọ́ ọba ti fẹ́ mi ó ti fọ́ máa mi ẹlọ ọkọ́ fàdúwà tọ́ ma ń bá wúyè fẹ́ La ilaha illallah La ilaha illallah anúbìsọ̀ sọ́lọ̀mù ọlọ́ndẹ̀ nǹkan fún fúnra ọba nídà lọ́ní kọ́nkálùkú wọn máa mú bọ́bá wù nínú méjèèjì sọ́kọ̀ náà ni ó tún wá máa kọ́ wọn tàbẹ́nì kan wà fún mọ́nà ojú ẹsẹ̀ ìyàwó ń sàsọ wípé méjì wọ́n gẹ́ẹ̀tì o òǹkàlùkú wà lọ́wọ́ rẹ̀ ẹbá fẹ́ mọ́nà máa lọ́wọ́ lẹ́ẹ̀dẹ̀ àmẹ́bí obìnrin dínú àbìyàn lẹ́sí obìnrin ó máa kọyín síra yín níṣẹ́sí tí ọ̀kanú àwọn ọ̀jọ̀pẹ́ sọ wọ́n fi nǹkan kankan lọ nǹkan ìtakùlàkáì àwọn èrò lọ bí omi márùn-ún ẹ̀ndà pọ̀ mara wọn ẹpò tán ẹwà gbélé lọ ẹwà ń fọ́ lọ́m̀bẹ̀mì kí mú ìtumọ̀ tẹ́ ìsọ̀nà ìtumẹ̀ ní bóbi ṣe máa bá yàn lò wọ́n kò pọ́ ìṣẹ́ wọ́n ò ní kò lẹ́yìn yíò wọ́n mọ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ wọ́n mọ̀ fi yàn ẹnikẹ́ni tó bá mú kọ́ọ̀pù kan bí ilé 5 hours ìlókù tó ní láyé 4 hours 3 hours 2 hours àná wọ́n wà tó fún ní 20 minutes yá àpòpọ̀ pé ah bá lè rìn lórílẹ̀ ọlọ́run lónìí ẹ ti ṣàṣeyọrí èwo ní ọmọ inú tí graduate ẹ kú oríire o tọ́ bá jẹ́ pé ẹgbọ́ ọlọ́run gbọ́ tí bẹ̀rọ ọlọ́run sí bẹ̀rẹ̀ mìí tọ́lọ ń tóbi lẹ́mìí tí wọ́n fi bẹ̀yìn tẹ́ ẹgbọ̀ ó fọ́lọ́n bẹ̀yẹ ẹmú kíyàn sí gbà kó mú ah, níwá ah, ah, eléèṣe pé wọ́n gẹ́ẹ̀tì ẹ̀ wọ́n finish ẹ̀ jẹmá àárẹ́rìn ìjọba yìí tó bá ń ṣẹlẹ̀ ẹni ọlọ́run bá fẹ́ jẹ́ ọpáṣì ni ọpáṣì o èmi kí ń fi yíò lọ ànàbí ni fi ń lọ ẹni tí sì fi ń lọ ànàbí kọ̀ṣẹ́ ń dáa tọ́nà ìyàwó wa níbo ní mọ́ tí ẹ̀súnmọ́ ní làkáyè níbẹ̀rù ọlọ́run bí gbogbo nǹkan ẹwọ́n tí ẹ fi ń lọ sí ọlọ́run ta wá níyàwó tí ẹ wọ́n ti ga déjì náà wọ́n tó sọ ìjọ bẹ̀rẹ̀ ní ekéwó ọjà ní ẹjọ́ ọmọ ẹ̀nà o wọ́n àsìkọ́ ọ̀kan tó ń bá gbọ́ ní mọ́ sọ fún ìyàwó ọwọ́ ṣúú ló ṣe ọgbọ́n tí wọ́n gbọ́ bó sì gbọ́ náà ti ẹgbẹ́nu rẹ̀ tí èyàn bá fẹ́ mọ̀ pé obìnrin bẹ́ẹ̀ ń ọmọ bọ̀ká

and somebody díẹ̀díẹ̀ alẹ́bì tí ìyáwáṣà tí mọ́rún sàṣàlám ìmọ̀ràn tí a gbé wáré bóò lànàbí ṣe dáwọn lóhun padà irú àwọn ẹ̀kọ́ wo o ní bẹnu rẹ̀ nígbàtán náà má nàbí tàn ṣe wọ́n gbẹ̀san lórí ẹ̀ wọ́n gbẹ̀san ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tí wọ́n gbà yẹn ṣe jọ́gbà lè kíyàmá o ní gift yẹn àbọ́lọ́n tó padà parẹ́ padà khilafun ila al-ilmi sanubayyin wa nu'arridu ala hadhihi al-masail fi al-khutbah al-qadimah in kana fi waqiya ọba tọ́lẹ̀mì tí ó ti gbà á tún máa tẹ̀síwájú ìgídìní láìtara ọlọ́njọ́ àbíọ̀ pẹ̀lú àdáníkàsí rẹ̀ òfòdófòdúnà àtẹ̀ntí òfòdúnà mọ́kànlá wá mẹ́wọ̀ inú ilé wa mẹ́jì ó dìlé ẹ̀sí o nínú àti wọ́n lẹ̀lẹ́bẹ̀ ilẹ̀ orí ibú mọ́ ọlọ́mọ́jì àwọ́ mẹ́wọ̀ gbogbo tí bá ń dá tí ọ bá fi lè gbogbo tí bá ń bà jẹ́ tí ọ ma fi dáa jáwọ̀ ma nípin bẹ́ gbogbo tó ti dáa tí ọ ma dáa sí jáwọ̀ ma bẹ́ gbogbo tó ti bàjẹ́ tí ó tún máa bàjẹ́ sí mẹ́jáwọ̀ nípin bẹ́ máa wá lò fún yọ̀nú rẹ̀ ní kọ̀rọ̀ máa lò fún yọ̀nú rẹ̀ ní gbangba ni hakila haula wala إلا بالليل العظيم الحمد لله الحمد لله الذي انفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه أشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آل وصابه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين والآخرين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام بعد تحزب والتجمع أزواج رسول الله صلى الله عليه وسلم حوله مع سؤالهن إياه زيادة في النفقة ربنا سبحانه وتعالى نظر إلى حال نبيه ورحمه ولطف به لأن عنده العلاج الأول واستعمله ألا وهو الوعظ والعلاج الثاني الالتزام فاعتزلهن صلوات ربي وسلم عليه تسعا وعشرين يوما وبعد هذا كان رسول الله صلى الله عليه وسلم في هذه الأيام يسكن في حجرة صغيرة عالية بجنب المسجد يسعد إليها بعد أن صلى بالناس ثم ينزل وقت الصلاة ولا يكلم أحدا ضيق على نفسه ليتحمل أذى أزواجه صلوات ربه وسلامه عليه وبعد ذلك قال بعضهم إذا كان الهجر مدته ثلاثة أيام وكيف زاد رسول الله صلى الله عليه وسلم أيام قال بعضهم إنه يومين تسع نسوة فإذا أخذنا ثلاثة وضربناه بتسعة يأتينا سبعة وعشرين ثم عندنا ماريا الكتية لها يومان فإذا أضفنا يومين فإذا أضفنا اثنين إلى سبعة وعشرين يكون تسعة وعشرين وبعد هذا جاد الله سبحانه وتعالى نبيه بقوله يا أيها النبي كل أزواجك فخير الله سبحانه وتعالى أزواجا فتعالين إن اخترتن الدنيا وزينتها وزخرفها ومتاعها والتمتع بها فإني أمتئكن أقبلنا على إرادتهن أمتعكن لأعطينكن متعة الطلاق وقد ذكرنا عانفا أن مطلق متعة الطلاق واجبة عند الجمهور لكل امرأة لم يتم الدخول بها أو لم تعطى صداقها أما غيرهما من الأزواج المطلقات فإن متعة الطلاق لهن مستحبة هذا الذي عليه جمهور أهل العلم قديما وحديثا أمة الإسلام تحمل صلى الله عليه وسلم تسعة عشر يوما فأنزل الله هذه الآية فكيف بدأ رسول الله صلى الله عليه وسلم وماذا قال بعد أنزل الله سبحانه وتعالى عليه آية التخيير أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله اتقوا ربكم في السر والعلن واتقوا كما أمركم بذلك قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله وبإثر هذه الآل الحادثة أنزل الله سبحانه وتعالى آية التخييم فبدأ رسول الله صلى الله عليه وسلم بأم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها فقال لها رسول الله صلى الله عليه وسلم يا عائشة إني ذاكر لك أمرا وفي رواية يا عائشة إني أقول لك أمرا و فلا عليك ألا تعجلي حتى تستشيري أبويك وفي رواية إني أعرض عليك أمرا فأحب ألا تستعجلي حتى تشيري إلى أبويك فقالت أم المؤمنين ما هو يا رسول الله فتلا رسول الله عليها آية التحيير فقالت يا رسول الله أفيك أخير أفيك أستشير أبوي بل اخترت الله ورسوله والدار الآخرة رضي الله تعالى عنها وأرضاها الصديقة بنت الصديق رضي الله تعالى عنها مرة أخرى وأرضاها من هنا نقف إن شاء الله تعالى في الخطبان في الجمعة القادمة من هذه من هذا الطرف إن شاء الله تعالى وإن كان في العمر بقية ونسأل الله الرحمن أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسن اللهم ربنا عز لسمع المسلمين اللهم ربنا عز لسمع المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر أعداك داع الدين اللهم ربنا دمر أعداك داع الدين اللهم ربنا انتقم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر إخوان المسلمين في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا وحب صفوف المسلمين واجمع شتات المسلمين اللهم ربنا لا تسلط علينا عدوا يستعلصنا يا رب العالمين اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا آمنا ربنا بما أنت أهل فأنت أهل التقوى وأهل المغفرة ولا تعاملنا بما نحن أهل فنحن أهل الذنوب والمعاصي اللهم كن لنا ولا تكن علينا اللهم ربنا كن لنا مؤيدا ونصيرا اللهم ربنا كن لنا مؤيدا ونصيرا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أمتنا واعلموا أن الله سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدور القائل في مقلة الصحية الثابتة من نسي الصلاة علي خطي طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن نبي التوبة نبي الرحمة اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا